التنفيذ في من عبد الله عند قبر رجل صالح فكيف إذا عبده ọ̀rọ̀ nípa ẹni ọlọ sàárè tó ipẹ́ ni tí ń bẹnu rẹ̀ gan ní ń pè àbẹ́ni ọlọ sàárè tí ń pè ọlọ́run àmọ́bò ní tí ń lọ pè ọlọ́run nídi sàárè èèyàn àti sàlàyé púpọ̀ lórí wípé ìyàtọ̀ ń bẹ̀m̀bẹ̀ nù sẹ̀ríà kò sí ìtọ́ dánú méjèèjì a máa ilẹ̀ pọ̀ àìdà nǹkan pọ̀ bọ́lọ̀wọ̀ bá dà pọ̀ àwákà lẹ̀sìn bọ́bá ní irú ẹsẹ̀ bá ilé iṣẹ́ irú ẹsẹ̀ náà lè pọ́sẹ̀ bọ́bá ní ò burú tó eléyìí ni bá ní òun fi rán nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam gẹ́lẹ́ bó ti wí náà lágbọ́dọ̀ wí ẹ̀rì ni alfagba ni wọ́n ni ẹni ó lọ sàárè tí ń pe ẹni tí ń bẹnu sàárè ẹlẹ́bọ pọ́nbélénu èyí kí wọ́n tún wẹ̀ sínú ìsìláàmù amẹ́ni tí ń pe ọlọ́run ó di kùndí lọ di sàárè àsìwò rẹ̀ yárí pé ọlọ́run ní ń pè èyí wọn kó nú ìsìláàmù àmọ́ òun náà ìrìnà rẹ̀ ìrìnà ìjáde kó nú ẹ̀sìn àwà afà létí ìpé àìwádìí sàárè ma wá kọ́dà bẹ́yìn ó pè ọlọ́run náà àìwá jẹ pé sàárè láti ma wá pè ọlọ́run ní kúkúrú àti sàlàyé púpọ̀ lórí eléyìí imam hadithi jundub ibn abdullahi láwà lórí àbí wàlì muslimin and eh, jundubin ibn abdullahi albajali ọ̀nà ni albajali jundub ibn abdullahi albajali rahimahullahu ta'ala a masáájú eléyìí ohun mọ́rán tí nkankan nísìn mọ́ sàkíyèsí nkankan mo pé àkíyèsí àwọn kan sí níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn kí n wí bí náà inú àṣà tí ó kọ́mọ̀ nílẹ̀ ta ma wí Allahu alam kọ̀ tọ́bẹ̀ẹ́ annabi tí kí àtọ̀lọ ọlọ́run bẹ fún ẹ́ inánu annabi tí gíní tí kí àtọ̀lọ ọlọ́run bẹ fún ọ sàdúrà fà annabi sallallahu alaihi wasallam sallu alaihi wasallimu taslima annabi kíkẹ́ àtọ̀lọ ọlọ́run kọ máa ṣe gíní kọ máa bá àmá annabi tí kí àtọ̀lọ ń bẹ fún Ish àwọn ilé ìbò wọn ní stating the obvious kọ̀sẹ́ ni ó tó jìyàn yíò pé kí àtọ́là ń bẹ fún ànábì mo rò pé ń tọ́ fa kí ní ìyìn tó mú mi rántí níbi tí mo ti sàkíyèsí tí mo ti pè wọ́n lákíyèsí rẹ̀ ìgbà míì ta bá ń fi yóò bá gbọ́ lárúbáwá yé ara àwọn àdánwò tí máa ṣẹlẹ̀ mi aléhì sọ̀látú wàsàlá ìtàwọn kan gbọ́yé nù pé èyí wọ́n èsè sọ́lọ̀lọ́hú àléyìí bẹ́ẹ̀ nú èdè lárúbáwà nǹkankan náà wọ́n wí rahimahullahu àléyìí rahmatullah tí wọ́n ń pè kẹjí wà fẹ́ ni wọ́n pọ́ mọ́wulẹ̀ ká mọ́ sí kẹfún mọ́yí but problem nígbà míì tọ́bá ìpédè ti wà láàfin ń gbọ́ èdè lárúbáwá yé ara àwọn ìṣòro tí ma wà ń bẹ̀nu torí náà ẹ̀dàkùn bá bá máa sọ̀rọ̀ annabi kíkẹ́ àtọ́lọ ọlọ́run kọmọ bá èyí ló fi gbalada man sọ́lá aláyà sọ̀látán sọ́lọ̀lọ́hù aléyìí bí ha aṣọ́rọ̀ àmá annabi tí kí àtọ́lọ ọlọ́run bẹ fún ó seun akhbartana ikhbara akhbartana ó fún wa ní roni ó seun àmá ìwọ̀n ò fọ́n ládẹ ni ó sàsàlátù fún annabi sọ̀lọ̀ ọ̀sọ̀lọ̀ ẹ̀dákẹjá máa fi èsì gbogbo àtàbà sọ ní yorùbá annabi kíkẹ́ àtọ́lọ ọlọ́run kọ ma bá náà wàlì muslimin an jundub ibn abdullah albajali rahimahullahu ta'ala قال سمعت النبي صلى الله عليه وسلم قبل أن يموت بخمس وهو يقول إني أبرأ إلى الله أن يكون لي منكم خليل فإن الله قد اتخذني خليلا كما اتخذ, كما اتخذ إبراهيم خليلا ولو كنت متخذا من أمتي خليلا لاتخذت أبا بكر خليلا صلى الله عليه وسلم àwọn ọ̀rọ̀ يبيه تنبوى محمد صلى الله عليه وسلم alaihi قوى ẹjá tún wọlé yìí náà Jundub ibn Abdullahi ibn àwọn sọ̀hábí annabi ridwanullahi alayhim ó ní mo gbọ́ ta annabi sọ báyìí ìjọ tí mo wá gbọ́ yìí Jundub fi agbọ́n kankan yíyàn qabla an yamuta bi khamsin ó márùn-ún àbókù òru márùn-ún tànàbí ó fàyé lẹ̀ ní tí fẹ́ wí fún wa yìí ṣẹlẹ̀ alìmọ́mù muhammad ibn abdulwahabi wọ́n fi tẹ̀lé hadithu ti ya ńlá wa aisha pé annabi wà lórí pé ń pọ́ka kú lọ́wọ́ ó tún rántí kìlọ̀ nkankan fún wa ṣe tí ó tó nkankan pàtàkì lèyàn ma rántí nígbà tí ń pọ́ka ìkú lọ́wọ́ tí wọ́n fi agbóyé mẹ́ nánu òun náà lélẹ́ ìpé júndùbù ní à kódò ó ku òru márùn-ún tà nẹ́bí ó ku tí mo wá kí tí mo gbọ́ tí ń wí náà ni ṣe nǹkan ni ò ṣe pàtàkì wàláhì ó ṣe pàtàkì o ẹ má sì já fojú yẹpẹrẹ wò ó okù díẹ̀ tá nábì okù dúndúbù wíjẹ radiyallahu anhu ìyálá wa Aisha ní kọ́dọ̀ ọ̀rọ̀ okù òru márùn okùjọ márùn kọ́ kọ́dà ń gbà tí ń pọ́ka ikú lọ́wọ́ náà ìtí tún wí náà nù nípa pé ẹ má sọ sàárè ẹsẹ̀ yàtọ̀ láàrin sàárè àti bitẹ́ ti ma kírùn òun náà ni hadithu jundub ibn abdullahi dálé lórí inni abrahu ilallahi an yakuna li minkum khalil ọlá nabi sallallahu alaihi wasallam ni mọ́bọ́pá bọ́sẹ̀ láti pé kí ní ẹnìkan kan nù yín ìyẹn ni pé ẹ̀yìn àlúmọ̀ mi gbogbo yín pátápátá khalilun tápẹ́ nìkan ni ọ̀rẹ́ ayò fẹ́mi ànẹ́bí sallallahu alayhi wa sallam fa inna allaha qad ittakhadhani khalila ànẹ́bí ní kìí pé mọ́ ń bá yín já o a máa tí ń fi gbọ́dọ̀ ní ọ̀rẹ́ ayò kan mọ́nú yín o ní pé olúwa bá ti yàn mí ní ọ̀rẹ́ ayò ara rẹ̀ fa inna allaha qad ittakhadhani khalila kama ittakhadha ibrahima khalila gẹ́gẹ́ bí ó ti mú ànẹ́bí ibrahim náà ní ọ̀rẹ́ ayò rẹ̀ walau kuntu muttakidan min ummati khalila bọ́ bá ti ẹ̀ sí ṣe fún mi kí n lọ́rẹ̀ ayò nù yín annabi ni wíbẹ́ o nínú alìumma o sallallahu alaihi wasallam latakhastu ababakirin ọ̀rẹ́ ayò báwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá ti máa tú khalilu fún wa náà ó sì bá mú torí tí ń jẹ́ alhulla lédè lárúbáwá àwọn alfáà ní darajatun fawqa almahabba hiya darajatun fawqa almahabba almahabba ni kíyàn fẹ́ràn yàn kọyàn lọ́rẹ̀ kó nífẹ̀ẹ́ sí gbogbo yíò wọ́n ma wọ daraja kìnnì mahabba àmáwọn alfáà ní tí ń jẹ́ hulla wọ́n ló dàbí ìgbà tó yẹ pé ní ìfẹ́ ní ní ti kún gbogbo ìgbà yẹn ni ó mú lọ́rẹ̀ ayò yìí kọ̀ wá sáyè fún fẹ́ lòmíì má kò sí gíní kọ̀ sáyè fún kò sí spéèsì tí è gba kó tún fẹ́ lòmíì nírúfẹ́ tó ti ní sí ẹni yìí nírú nírú ẹ̀ rẹ̀ nírú ìfẹ́ tó ti ní sí ẹni yìí ìyẹn ni pé kò túnmọ̀ pé kò ní nífẹ̀ẹ́ lòmí àmọ́fẹ́ wọn ò ní dé dárájá kíni kòlà ẹ̀rí lórí eléyìí wọ́n ní nítorí pé anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam nínú hadithi Amr bin al-As radiyallahu anhu qala ji'tu rasulallahi sallallahu alaihi wasallam fasa'altuhu man ahabbu nasi ilayhi من أحب الناس قال عائشة قلت يا رسول الله من الرجال قال أبوها قال أبوها عمرو بن العاص ni mo wà pẹ̀lú ànábì lémi kan kanjọ́ kan sallallahu alayhi wa sallam mo wá lo opportunity ni pé ah, irú béèrè téèyàn ò lè rí béèrè ní mọ́sálásí ní gbogbo èèyàn jẹ́ béèrè rẹ̀ yàn yìí ànábì ta lẹ fẹ́ràn jù wọ́n fírí sáànẹ́bì tó bẹ́ sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹja try ká jọ ànẹ́bì gbogbo ọ̀nà èyí wọn ò pé àbẹ́ bá ti ń dẹjúlẹ̀ púpọ̀ fáwọn ọmọ kéwì wọn rí yín fíhàn ọmọ ètò bá fẹ́ gọ̀ tẹ́lẹ̀ ọgọ̀ sí rẹ̀ àmẹ́yìn wọn pé kéèyàn wá di kìnnìún pé àwọn afá ní bọ́ àwọn sọ abẹ́ ànẹ́bì fírí sáànẹ́bì síbẹ̀ náà àwọn bó ti wá fírí sí wọn yìí torí bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí èyí wọ́n wá pé káwọn náà wá mọ́ take ànábì for granted kan wá sọ di ẹgbẹ́ ara wọn là òun lẹ́fìrí inú ríwáyà míì tí sọ̀hábí ànábì gba hadithi kan wá pé bá ànábì bá ń bá wa sọ̀rọ̀ ka annama ala ru'usina tayr bí ìgbà tí ẹyẹ bà lórí wa tí èyàn fẹ́ mẹ ọrùn dépò tẹ́yẹ yọ́ wá tí ó fò ìyẹn ni pé a dákẹ́ jẹ́ a ṣe wọ̀ a mọ̀ pé a wà ń wájú ọ̀gá wa sallallahu alaihi wasallam àmọ́ síbẹ̀ náà wọ́n fírí sí ànàbí tí è báyìí pé wọ́n fírí ànàbí túdúká sí wọn ọfà wọn mara àwọn náà sì wá àbíúsí opportunity tọ́rọpọ̀lọpọ̀ náà in tó sún àfáà méè di pé ó fi di eh, <laughs> eh, ẹ̀rù jẹjẹ àwọn ọmọ kí ó náà máa fà nígbà rí fi bá pọ̀ ọ̀nà àgbà ẹ̀yìn àwa náà mọ bí àwọn tọ̀hún tí máa ṣe a máa ń kìlọ̀ fún kálukú náà annabi ní ẹjá jọ kálfà ọjọ́ annabi kọmọ kí ó náà ọjọ́ gíní kọjọ́ àwọn sọ̀hábẹ̀ annabi sallallahu alaihi ànábì sí dálóhùn ànábì ní ọfẹ́ mọ́ àìṣà ìyàwó mi àìṣà ni o bá fẹ́ràn yà jù òun mọ̀ fẹ́ràn jù ọ̀tọ̀ ni tí amúrùbó ní láàzì fẹ́ gbọ́ ọwà ni wàmínà rìjáàlì obìnrin ni yálàwà àìṣà nínú àwọn àwà sọ̀ábẹ̀ ìyàwà ọkùnrin alẹ́fẹ́rẹ́ jù ọ̀la abúhà ànẹ́bì ni bàbá Aisha náà pé inú ọkùnrin ta ni mo fẹ́ràn jù bàbá ta ni bàbá Aisha ta ni bàbá Aisha Abubakar ni Siddiq radiyallahu ta'ala anhu àwọn alfọ́ ní sharu hadithi wọn ni amúrùbú ni láàsì ń gbàtà nẹ́bì wí báyìí ọdákẹ́ torí kò fẹ́ continue ẹ̀rù ń bá bọ́bá tún béèrè pé lẹ́yà Abubakar kanẹ́bì ò tó dákọ̀ ẹnìkan lẹ́yìn ẹni báyìí kọ́ máa gbé nọmbà tẹ́ẹ̀nì àbíjù bẹ́ẹ̀ lọ ní ó tó kan òun wọ́n ní torí pé bá nẹ́bì tí ma ṣe iṣẹ́ ní kọ̀ọ̀kan wọn ó ń kálukú wọ́n bèlé bùkẹ́ sallallahu alaihi wasallam amúrùbó ni láàsì bá nẹ́bì tí ń tríti ẹ̀ bí ń ṣe mú owó pé a kò sí ẹni tí tó tún tó kọ́kọ̀ fáàmù ẹ̀ kọ̀ jáde inú àlàyé táwọn àpá àṣẹ pa àdìdì ní pé kèése pé ń sí èò ọmọ tí ń wí lànàbì fi ní àìṣà onímìnà rijal kọ́ọ́lá àbúhà wọ́n ni àmúrí àdàdó ń bẹ́ pé kọ́ máa di pé ìjọba àwọn oúnjẹ́ lọ padà wá radiyallahu anhu báwọn sọ abẹ́ ti rí inú wọ́n fẹ́ràn ànàbì púpọ̀ sallallahu alayhi òun náà sì fẹ́ràn wọn ànàbì náà fẹ́ràn wọn sallallahu alayhi tí bó ti wá jẹ́ pé abúbákìrì lànẹ́bì fẹ́ràn jù yìí nínú gbọ́ ọkùnrin àlúmọ̀ yìí síbẹ̀ náà ànẹ́bì ní kèé sọ̀rí ayò wọn o kèé se gíní kèé se khalilu wọn o walau kuntu muttakidan min ummati khalila latakhastu ababakirin khalila bọ́bá ẹ̀kọ́lọ̀ ń gbà mí láyé kí n nọ́rí ayò ni abúbákìrì ní bá múnú yìí àmọ́ síbẹ̀ náà ní dárájà mọ̀hábà ní ti òun mọ̀ fẹ́ràn jù kò sí èméjì ń bẹ radiyallahu ta'ala anhu níbi àwọn alfa súnnà wọ́n ní gbogbo ẹni tó bá sì wà nínú àlá tí ètí ìjí ẹta jí kọ̀sẹ́ ni ọ tọ́ sí kóró lé ànábì lẹ́yìn ẹ̀ àbàbúbákìrì náà ọgbẹ̀ntí máa ń sin hanrun tí ò tí gbọ́n tọ́lọ́wọ́ àtànẹ́bì ń wídì sí náà ayé àlíyú ọ̀tọ̀ radiyallahu ta'ala anhu àlíyú nípò ọláyé tí ẹ̀ àmá nẹ́bí òjò dàrú kò rújú pé bó wọn ọ̀bá sí mọ́ talọ́kàn àbúbákiri in many respect ló ti fún wọn lára rẹ̀ kalẹ̀ ààrẹ ọ̀kan lélẹ̀ wàláukún tó mọ̀tàkìdàn min ummati khalila látàkàstù àbàbákirin khalila nínú àwọn ọ̀nà tá nẹ́bì ti fún wọn lára sallallahu alaihi wasallam ngbàtá nẹ́bì wà lórí pé ń pọ́ka kú lórí ààrẹ lórí ààrẹ ẹ̀kú tí ó ti súnmọ́ pé ọlọ́jọ́ ti dé ànẹ́bì ò lágbára àti dìde lọ kírun fún wọn gẹ́gẹ́ bí ìmáàmù kí lànẹ́bì wí murru Aba Bakrin falyusalli bin nas ẹwí fún ẹni mo ní kọ́ lọ ṣe ìmáàmù fáwọn èèyàn kí ló dúkù ṣékùlù sáàmìn tẹ́ mẹ́yà ní fàdálàtì ìmáàmàtò ṣúgbọ́rọ̀ alẹ́lìmáàmàtì kúbọ̀rọ̀ ẹni a ní ó ṣe ìmáàmù kéèkéé fún yàn gébí ìmáàmù ńlá náà bá délé òun náà lọ́kàn ànábì ò sí yẹn lòmí tó ẹ sì mọ̀ bí Abubakar ti jẹ́ sí bó lọ jẹ́ sí bàbá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èèyàn ìyá ńlá wa Aisha wò pé ah, ẹnu mi náà ní kí wọ́n ti gbọ́ pé bàbá mi lọ́kàn <laughs> bàbá mi là tó sì láwọn orogún láwọn ìyàwó mi náà tí ó jẹ́ ìyàwó nẹ́bí sallallahu Umar ibn al-Khattab wífà kó wí fún bàbá rẹ̀ kí kí bàbá rẹ̀ ọlọ kọlọ ṣe mọ́mù fáwọn èèyàn wọ́n sì wá bá ànábì àjọ lọ náà ni pé ẹ̀ ṣe wí fún ẹ̀ wọ́n ní ànábì ọ̀dáhùn wọ́n tún wà nǹkankan wí pé ṣe mọ̀ pé ọ̀rẹ́ yín àbúbákírì àwọn ò bí wọ́n mọ̀rùn àwọn adórí ìrun tí ìbànújẹ́ ọmọ mú wọn tí wọ́n mọ̀ wá wọ́n sáà ń wá gbogbo àwáwí yìí annabi ni antunna ka sawahibi Yusuf ẹ̀yin obìnrin yìí bí àwọn obìnrin jọ́sí tí wọ́n dààmú ọkà annabi Yusuf lẹ́yìn náà murru Aba Bakrin wal yusalli bin nas annabi tó rí píjì rẹ̀ àní wífà Abu Bakri ń sọ̀rọ̀ fún yẹn pé kí ló tún kù ni mo fi láfẹ́ ni tí ń bá ń bẹnú àlá tí ń hanrun kọ́lọ̀ mọ́sàgbé wọn tètè jí

خليلا لاتخذت أبا بكر خليلا ألا بيتا النبي وان لغاني صلى الله عليه وسلم وبلي تا النبي سو يي ان فين سي بي مقدمه بيورو اكوسو كو تو سو بي او في سورو لغان الا وان من كان قبلكم كانوا يتخذون قبور انبيائهم مساجد àwọn tó ṣáájú yín inú àwọn yahudi nasọ́rọ̀ àtàwọn àjọ míì Eh, kanu yattakhiduna qubura anbiyaihim masajid wọ́n a máa sọ sàárì àwọn annabi Ọlọ́run wọ́n di masalasi ala fala tattakhidul qubura masajid ẹ má sọ sàárì di masalasi ma ẹ má mú sàárì láyé tẹ́ẹ̀tì ma kírun ma fa inni anhaakum anzali èmi ń kéwò ń kọ̀ fún yín annabi wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam qabla an yamuta bi khamsin kila àwọn alfa fe tún ma mú jáde nbi eléyìí pẹ̀lú ọ̀rọ̀ tí Jundub ibn Abdullah al-Bajali wí nínú tí ma wúlò nínú tá ń pè ní fi bábi ta'arud al-adilla fi ilmi usul al-fiqh bàbá fẹ́ mọ èwo ló ṣáájú nọ́rọ̀ tá nábì sọ èwo ló sì ṣe kíni láàfin ma pé a eléyìí lọ se ná kíni ẹ́ lọ se ná eléyìí ara rú àwọn yìí ni wọ́n máa wá kí ya dúndùbù ló kújọ márùn-ún tá nẹ́bí òun lọ sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti àbúhù rírà bẹ́nìkan lápẹjúwe ni o ingbó lòun wọn náà yóò tó bí oṣù kan ó sì yìí ni òun ni yọ́nà sáfà èyí tí ànábì ti sọ tẹ́lẹ̀ ni ara tí wọ́n máa lò tí wọ́n fi parú nǹkan báyìí rẹ̀ wọ́n jọ wà ń bẹ́ àyà múta bí hamsin ó ní wúlò tí ẹ̀ o bàbá fẹ́ pé a ànábì sọ̀rọ̀ báyìí a ó sì tún ti sọ mí torí pé òun lẹ́lòmí ọmọ lónìí ní pé tàrájá tàrájá torí ẹ̀kọ́ ni wa man dakhala fi ghayri fannihi afsada fi èyàn gbọ́dọ̀ ní ẹ̀kọ́ rẹ̀ pé báfà bá sọ̀rọ̀ méjì kí ni àkọ́kọ́ tọ́kọ́ sọ kí sí lẹ̀ kejì tọ́ sọ àmọ́ kìí sí pàwọ́ kan tó bí ìfẹ́ ẹnu wa pé eléyìí lọ́kọ́ wí báàbù ńláńlá ni fi báàbì ilmi usul al-fiqh torí pé ní àwọn àdánwò tí àwọn ọ̀rọ̀wọ́ ibìdọ̀ dálẹ̀ ká máa dá sí tẹ́yìn ọ̀mà ìtagbára ẹni ọ̀kánú kéwú òun lélẹ̀ kò túmọ̀ pé àfáà sọ̀rọ̀ méjì àfikáwá ní ó ti lọ́kàn òṣìṣẹ́ mọ́ kò rí bẹ́ẹ̀ òun lọ́jẹ́ jẹ́ pé dòní bẹ̀ẹ̀bá ń ka tíọ́rà fíkí wọn ni haza kọlù ṣàfi'iyí filkọdí wà haza kọlù ṣàfi'iyí filjẹdí èése tí wọ́n kú pa kọ̀dímù rẹ̀ gbọ́n mọ́mọ̀ dàmú wa kọlù ṣàfi'í filkọdí wà kọlù ṣàfi'í filjẹdí nínú fíkíwù títí dò ní àwọn masáìlù kan bẹ la yufta fiha fil madhhabi illa bil qawl al qadim la yufta fiha fil madhhabi shafi'i illa bil qawl al qadim doni tí ó sì shafi mai àwọn masailu kan bẹ́ tó ṣe pé ní qawlu rẹ̀ qadimu náà ni ọ̀rọ̀ gidi ẹ̀kọ́ mi tún leleyon ìyẹn ni pé kódà bá bá tiẹ̀ rí pé èyí tá fà kò sọ ni èyí tó tún sọ ní gíní tó tún sọ ní ẹ̀yìn rẹ̀ ní kò túmọ̀ pé ìtọ́kọ́ sọ òun náà dá mọ́ òun lè padà mọ́ rí bẹ́ẹ̀ mọ́ àmá ìrí bẹ́ẹ̀ mọ́ rẹ̀ náà sọ pé kọjó dodo mọ́ òun ni wọ́n fi ní hadha qawlu shafi'i fil qadim wa qawlu shafi'i fil jadid èyí ṣe tí wọ́n pa kọ̀dímù rẹ̀ tí wọ́n tún máa wí apọ́ kan kọ̀dímù ọ̀kan jẹ̀dìdì wà láyẹ̀ kọ́ ni kí sì farabalẹ̀ kó kéde bẹ́ẹ̀ alimamu ahmad bin hanbal rahimahullah ẹ̀rí masálẹ̀ ẹyọ kan wọ́n sọ pé riwayatun anil-imami ahmad wa riwayatun anil-imami ahmad wa riwayatun anil-imami ahmad ó di mélòó èése tí wọ́n kú ẹ̀kan pa ọgbó yóò rẹ̀ pé èése di wàhálà ká mọ́ ọ̀kan tó bá ti tàrà já ń bí òyókù kò rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà kèé rí bẹ́ẹ̀ kọ́dà bá bá ti ẹ̀wà tàrọ já ara ń tàà fi mọ kí ma wà alfáànù ah, wọ́n rí kìíní kan wọ́n sì tún rí pé kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n sọ pé àwọn kò rí bẹ́ẹ̀ mọ́ náà ni ń gbé pọ́rọ̀ ọlọ́run wọ́n sọ àmọ́kọ̀ yálìzámù pé ìdí wọ́n ní ò rí bẹ́ẹ̀ mọ́hun ó ti dọ̀rọ̀ kọrọ̀ àbóhun ni marjúhù kàlà àwọn alfẹ́ ìlú ọba òun ni mo fi wí fún yín pé ẹ máa rí kọlùhù fil qadim wa kọlùhù fil jadid ahmad fi riwaya wa shafi'i fi qawlin wa shafi'i fi wajhin wa ma ila dhalik ọ̀tọ̀ ni wájú ọ̀tọ̀ ni kọ́úlù ọ̀tọ̀ ni rìwáyà ọ̀tọ̀ ni mazhab gbogbo ẹ̀ ló ní báàbù rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bilmunasaba mo ní Imam Ahmad lè ní rìwáyà mẹ́ta mo se kíní kan lónìí bọ́yẹ́ lómi ọ̀padà béèrè tí ń bá wọlé <laughs> sọ̀rọ̀ dé yìí

náàfílà ńgbà míì sí ní ṣekíní ènìyàn torí pọ́rọ̀ mẹ́ta làwọn onímẹ́mà sọ mẹ́ wọ́n yí sí ìṣọ́rọ̀ nífẹ̀ẹ́nu gbogbo mẹ́tẹ̀ẹ̀ta madhabul imami abi hanifa wa madhabul imami al-imami malikin wa madhabul imami masala yìí gbogbo àkọwàlù mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni máa muhammadu ní gíní onírìwáyà mẹ́ wọn ò sí parẹ́ ní pé ẹpa yóò rẹ̀ o ti tàrà ajá àkó mẹ́ orí bẹ́ man dákàlà fi fanni yí absada kí ní àwọn riwáyà mẹ́tẹ̀ẹ̀ta yìí alimamu abu hanifa eh, òun fara mọ́ pé zawatul asbab bàbá ní ọdún oh sorry alimamu Abu Hanifa lọ́wà lórí pé a ní kírùn ọgà lábà qaida àmà kí ni qaida àmà idha ijtama al-hadiru wal-mubih idha ijtama al-hadiru wal Malik na madhhab imam Malik ni al Malik ló ní gbogbo ìgbà téèyàn bá wọ mọ́sálásí tó bá ti jẹ́gbà téèyàn kírun ọ̀gbọ̀rọ̀ kíkíní ọ̀gbọ̀rọ̀ kíta híyà masjid náà wọ mazhabu limami malikin rahimahullahu ta'ala nítorí pé kọ́ ìdá ńláńlánú sẹ̀ríà ni pé bí mọ́sẹ̀ bá pàdé se èwo láàfún ní priority mọ́sẹ̀ ni kẹrì pé zawati al-asbab rọwátí al'asìbà ya bẹ́ẹ̀ ni bí àfá mi tọ́rọ àfá rẹ̀ ni imamu maliki alimamu maliki ọkọ̀ imamu shafi ń kéwú alimamu shafi iná kọ́ alimamu ahmad bin hanbali ń kéwú bí àfá àwọn ti wí náà lórí àmọ́ yàtọ̀ ń bẹ lórí àwọn àrùn kan tó ní sábàbí kí è se pé akànwọ mọ́sálásí ó ní sábàbí kan lára rẹ̀ ní tàhíyà masjidi èyàn fẹ́ wọ mọ́sálásí nítorí kó bá gbọ́ lẹ́kṣọ́ ó fẹ́ wọ mọ́sálásí nítorí kó bá parí ìjà nínú mọ́sálásí ó wá bọ́ sásìkò ìgbà tí èyàn gbọ́dọ̀ kírun kò ní kírun lóòtọ́ àmọ́rùn yìí ní kíní ó ní sábàbí alìmáàmù Ṣáfi'í ní kó ṣe kíní kókì alìmáàmù Ṣáfi'í ní kókì mazhabu alìmáàmù Abu Hanifa ní pé kọjẹ́ kí ọjẹ́ dàwátù làsìbábí àbíkọjẹ́ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ìwá ni alìmáàmù ahmad bin hanbal ló ní ríwáyà kọ̀ọ̀kan bẹ́ oní ríwáyà tún anìlìmáàmì ahmad wà ríwáyà tún anìlìmáàmì ahmad wà ríwáyà tún anìlìmáàmì ahmad bin hanbal rahimahumullahu jami'a uh, láti jẹ wọn ta gbọ́dọ̀ mú kan ta gbọ́dọ̀ sí kíni ta gbọ́ torí pé kìí ṣe dandan nípa gbọ́dọ̀ mú kan tọ́rọ ní mímọ̀ àbọ́rọ̀ àfà àbọ́rọ̀ ànẹ́bì bá sí kíni tọ bá pé méjì òun ni mo fún yíò nínú báàbù ta'arudul adilla jùmhúrù àwọn alfa jùmhúrù àwọn alfa ìtọ́ pọ̀ majority àwọn alfa ma amkana aljam'u aula ma amkana wọ́n ni ta kọ̀kọ́ wá ní pé sáà lè lo méjèèjì a túnmẹ̀ ilé yìí lọ́nà tí ẹ̀ a sì túnmẹ̀ ilé yìí níkẹni lọ́nà tí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn ń pàápàá kan tààrọ já lónìí wà láìbò ti rínú ọ̀tọ̀ ni ojú ọ̀nà bí tí fatiwa yìí lọ ọ̀tọ̀ ni case situation circumstance tí kí ni ti fatiwa yìí bá wí ọ̀tọ̀ ní case ọ̀tọ̀ ní circumstance tí fàtíwà yìí bá wí àwọn alfáà ní àkọ́kọ́ ní aljamu faljamu aula ma amkana nígbàtà bá tó rí gbá ah, kíní yóò ṣe kópọ̀ àbí ká ṣe kíní wọ́n ni yóò sọ́rù ilá lẹ́yìn lẹ́yìn látò wá pétọ́ ẹjá wá wádìí èwo làkọ́kọ́ èwo ni ẹ̀kejì láàtò wá pé eléyìí nìní násíkù eléyìí ni mansu hádà ma aléyìí jùmhúrul ulama rahimahumullahu ta'ala torí náà sọ̀hábí as-sọ̀hábí al-jalil jundub ibn abdullahi al-bajali aléyìí rahmatullah ó sì wá láǹfààní pé ó kú òru márùn péré tànẹ́bí ó orí sàárè ẹ má sin òkú sínú mọ́sálásí ẹsẹ̀ yàtọ̀ láàrin ibi tẹ́ ma sìnkú sí àti ibi tí ẹ ti ma kírùn torí mo ti wí oúnbẹ́ làwọn àfá ma tu àti ibi tẹ́ ti ma kírùn ìyẹn ni pé kọ̀yálìzámù kí a mọ́lé kó tó di masjid wọ́n ni kúlù makani yẹ́sùlùhù lèsùjúdì fi hì fàhúwa masjid torí túnmọ̀ masjid ni pé ibi a fi orí kan fọ́lọ́run wọ́n lẹ́rí rẹ̀ ní pé annabi ní jún ìlàtìlíyà al'arùgbò masjidan wàtọ̀hùra annabi ní gbogbo ilẹ̀ lọ́lọ́n sí ní masalasi fún mi ìjẹ́ yíò tó máa pé gbogbo ilẹ̀ láàmà kọ masalasi sí bí annabi sí ní masjid ọlọ́n sí gbogbo ilẹ̀ ní kíni masjid ìtumẹ̀ ní pé bí táà orí kan tó sé kírùn ibi tó sé gbogbo bí tó bá ti sé kírùn náà ní masjidu ní táwọn alfáà ń sọ ń bẹ̀yẹn ni pé kọ́dà bẹ́ẹ̀ kọ masalasi ibi a bá ti sin òkú sí àìlọ kírun bẹ̀ àìlọ kírun bẹ̀ gbà iléyè ìsẹ mọ́sálásí tí sàárè láti wà mẹ́ sàárè ọ̀tọ̀ ibi tá ti máa kírun ọ̀tọ̀ torí náà kọlọ̀wọ̀n bá kí ọdákun gbogbo ibi tí àwọn nǹkan yìí kù sí ẹdákun ọlọ́njá àfáà muhammad ibn abdulwahab rahimahullah wọ́n ní ẹ̀wà rí báyìí pé fi áàkiri hayati nígbẹ̀yìn ìntànẹ́bí lò lórí ẹ̀pẹ̀ lọ́mọ̀ ti kọǹkan yìí fún wa yẹni pé àṣẹ mi ọ̀wá mọ́ o àṣẹ tànẹ́bí kú lórí ẹ̀ náà ni eléyìí o sọlọ̀lọ́hu àríyí wọ̀sẹ̀lẹ̀ àwọn alfáà wọn ni kọlù yìí mankulun and sheikh islam ibn taimiyya rahimahu rahimahullahu ta'ala àtọ̀rọ̀ táàkà lẹ́yìn rẹ̀ yìí wọ́n ni Ibn Taymiyyah gan lówí àwọn alfa Muhammad ibn Abdul Wahhab náà ṣe istifada rẹ̀ lọ́dọ̀ wọn thumma innahu la'ana wa huwa fi siyaqi man fa'alahu wa huwa fi siyaq ètò máa siyaqu ní context àbí àmìyàn gbọ́dọ̀ tún context yàn ni mo kìlọ̀ fáwọn kan jẹta ní dárùsù òṣùlù pé àìfi mú ń jídù àbíkọ̀ mú sùn tún bẹ́ẹ̀nà láìfí tó àdíthí o àsíyákò húnná ayé ngbàtà nẹ́bẹ̀ ń pọ kàkúnù wàhúwá fi síyà tí ń se gíní tó wà lẹ́nu pé ń pọ kàkú náà ìnàhú láàánà ma ń fa'ànà níbolo ti n se gini to wa lenu pe n kọ kaku rẹ̀ fi hadithi ummil mu'minina aishata radiyallahu anha والصلاة عندها من ذلك وإن لم يبنى مسجد نعم الحمد لله tí mo wí náà làfà wí fún wa yìí pé ìmá kírùn ún di sàárè ìdájọ́ kan náà ni ẹ̀wọ̀ ni wà ilẹ̀m yóbná masjidu ọ́rà bẹ́yàn ọ̀kọ́ masalasi síbẹ̀ gbogbo bí ó bá ti jẹ́ sàárè ìsáyè ẹ̀rùn ìrùn kan náà láàkí ń sàárè kí nìrùn náà òun tí aljanaza ta lọ́lá lè kíyìn annabi náà sallallahu alaihi wasallam ta náà ló ní a mọ́ kírùn ó sì ní a kírú eléyìí nìkan tòróhùn náà kí níbi ìtàn ìyá tí ma gbá ilẹ̀ masalasi níjọ́ tó kú táwọn èèyàn rò pé àkírú yá ilá tún ma wá lọ dámọ́ ànẹ́bì pé ó kú ẹwẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yàn ma wo pé kọ̀ jẹ́ nkankan ó sì jẹ́ bàbàrà lọ́dọ̀ ọlọ́run wọ́n fojú kéré rẹ̀ gbé àkírú yá yìí ni ẹ̀ lọ kírun sílẹ̀ lọ níjọta annabi wa gbọ́ sallallahu alaihi wasallam annabi náà ló béèrè ẹ̀ ẹjáwà náà lẹ́kọ̀ọ́ yíhun ìmọ̀ wúlò púpọ̀ inú àwọn tọ́lọ̀ ń fi kẹ́ annabi míyàn bá fẹ́ kóyàn jọ tó fẹ́ darí wọn dáadáa jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ó rí pé òun pàtàkì lọ́dọ̀ rẹ̀ kọ́dà mẹ́sẹ́njà rẹ̀ kọ́dà èyí tí ń nu tébù rẹ̀ kọ́dà èyí tí ah, <laughs> bẹ́ẹ̀ ànẹ́bì fún rẹ̀ ní wọ́n ń bèèrè ìjà in rí ìyá yìí ìyá tí ma gbá ilẹ̀ ní wọ́n sọ pé àà ó ti kú ànẹ́bì ní ó ti kú ẹ̀ sì sọ fún mi wọ́n ni ẹ ń jọun kúnta sọ iman kọ ìlà kúnta sọ iman kọ ìlà ànẹ́bì ń jọun ẹ̀ ń gbá ọjọ́jọ́ ààwẹ̀ kọ́ ìlànà ẹ̀tún sunrun ọ̀sán lọ́wọ́ ọ̀sán ni yáhùn kú èyàn máa jí nítorí irú yáhùn

ìta fi yà lọ bí eléyìí ni pé a lè kírùn ún wo torí ànábì ní ẹmú mi lọ sàárì rẹ̀ kí lọ́lọ́ sí ń bẹ̀ ànábì lọ kírùn tí ọ̀rá yè kí sí ìyá ìlà tí wọ́n fi sín wọ́n ti sín tà ànábì kírùn sí ìlà nínú sàárì rẹ̀ náà ẹmùké kò pé wọ́n wú wá kí ní ní rò kúrùn ó ní sùjúdù àìkì ní sàárè ò náà wàwọ́ máa na kọ́wùlé ha kóṣíyá àwòkáṣíyá àyíyòtàkàdà masjida alìmọ́mù ní ìtumọ̀ eléyìí ni ọ̀rọ̀ ya ńlá wa aisha tó ní wọ́n bẹ̀rù àbá nábi náà bẹ̀rù sọ̀lọ̀sọ́lọ̀m pé wọ́n di masalasi wàláwùlá dáalíká obìnrin za ọbùr tí ọba jẹ́ pé torí yóò ní gbangba ni wọ́n ọba sin annabi sí sallallahu alayhi wa sallam fa inna sahabata lam yakunu liyabnu hawla qabrihi masjida sheikh muhammad ibn abdul wahhab wọ́n ní torí pé tágbàrin yíye pé kìí ṣe dandan bá bá kọ́ mọ́sálásí sí sàárè masalasi sórí sàárè òun ó ti pọ́ wọn wọ́n ti mọ́ kọjá bẹ̀rún àmọ́ tó bẹ̀rù náà ní pé káwọn èèyàn máa wá báwọn èèyàn wá ti ń lọ lónìí ẹ̀ǹsó ń kábàrí àwọn àgbàlagbà ẹ̀lọ́ tọrọ tẹ́ẹ̀fẹ́ ẹ̀lọ́ bọ́lọ̀ sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n ni tà nẹ́bí kọ̀ gan-an se pọ́ bẹ̀rù pé wọ́n wà kọ́ masalasi sórí sàárè òun fa inna sọ̀hábá lam yakunu liyabnu haula qabrihi masjida وكل موضع قصد الصلاة فيه فقد fi hí fọ́kọ̀dì tó kìdá masjidà rí ọ̀rọ̀ báyìí gbogbo àyè táà bá ti ń kírùn ó ti di masalasi o wàkúlù mọ́ùdìrín kó se dà sọ̀dátù fi hí fọ́kọ̀dì tó kìdá masjidà torí ọ̀rọ̀ annabi tó ní kíni jọ́ ìlàtìlẹ́yà al'ardu masjidan wàtọ̀hùra gbogbo lẹ̀ lọ́lọ́ ìrùn wọ̀tọ̀húra tí mo sì fi lè ṣe ìmára kíni tó máa rẹ̀ ayé àtàyàmọ̀m ayé àtàyàmọ̀m gbogbo ilẹ̀ lọ́lọ́n ṣe fún mi mo lè ṣe táyàmọ̀mù ń bẹ́ mo sì lè ṣe kíni mo lè kí ìrùn ń bẹ́ àyàfà àwọn àyè méjì tọ́wánú hadithi míì òun làwọn àlfáà wá ń lọ pé hadithi kan hadithi méjì èèyàn gbọ́dọ̀ máa ṣe fátíwá ò yóò ni wọ́n fi bí alìmáàmù ahmad bin hanbal pé kọ́dà bí yàn bá ha 1000 àdísì ó ní ń bo fatiwákẹ́ mẹ́yàn bá ha 50,000 ó ní ta ní ń jẹ́ gíní jẹ́ 50,000 nígbà wọ́n bí imáàmù ahmad pé sí yàn bá mẹ́àtù alifi mẹ́àtù mẹ́à ìyẹn ni pé mẹ́àtù alifi tí yàn bá ha 100,000 àdísì wọ́n ní irú rẹ̀ náà lè máa ṣe fàtíwà ẹ̀rí pé nǹkan bẹ̀mẹ́ ọlọ́run sàánú wà ní gbogbo tí ò sí má lónìí ní táyé fi dàrú ọ̀rọ̀ fàtíwà èyí se tó ń kálukú ma rọ́ọ̀lú pàtàkì jùlọ fàtíwà tọ́kan gbogbo èèyàn tọ́kan gbogbo òlú ọ̀rọ̀ tá sọ tí ìfẹ́kì rẹ̀ ọ tayọ bí a ti sọ ẹsẹ̀ tí aláàbọ̀ ma dá sí ò ọlọ́nkọ́ èyàn mọ́ sí wá gbọ́pa aláwa náà nímọ̀ àwọn alfa onímọ̀ àwọn imam ahmad bin hanbal òun ni wọ́n sọ pé ní kíyàn tó ṣe ìṣtìhádù kó tó máa ṣe fà ọgbọ̀dọ̀ báyìí àmá àwọn alfa iná wá ní bẹ́yàn bá lè ṣe ìṣtìhádù mútúlákù ó lè ní ìṣtìhádù kíni ìṣtìhádù mazhabin awó ìṣtìhádù mas'ala pé èyàn lè máa ṣe ìṣtìhádù lórí ibìkan táàmù kí a ọmọ nǹkan báyìí ọmọ ń pa fíkí olè ìbàdát ọmọ ń pa fíkí olè ma'amalat wọ́n lẹ́yìn náà burú bọ́bá sí kíni bọ́bá kájú ẹ̀ àmẹ́rí pàtàkì jùlọ àwọn masá ìlú tó pé ní táwọn sọ ọ̀kan náà àwọn tábì yìí ó ní irú intẹ́ ń dá sí yìí àdánwò yìí ti pẹ́ ó ní irú masala tẹ́yìn ń dá la jama'a laha ahla Badrin Umar ọ̀bá lọ ké sí gbogbo ẹjá àjọ fojú wò òun ni àwọn alfa lágbàáyé lónìí ni wọ́n fi ń ké pé ẹjá ronú sí káṣe ń tàà ń pè ní alfatawa aljama'iyya alfatawa aljama'iyya fi ma ya'ummu bihi aw ta'ummu bihi albalwa àwọn tó bá ṣe pé gbogbo ìlú lọ́kàn yóò kọjá ìlú tá ń sọ̀rọ̀ ọkàn gbogbo àlú mọ́ fàtíwátẹ́nìkan pé ẹsẹ̀ nǹkankan báyìí fún ẹni tí èsẹ mùsùlùmí ń lú èbó ngbọ̀bá yọ padà kàwà náà yà ní tí ẹ ń kàwà fàtíwá tẹ́nìkan se láfúgá àwọn kan máa jìyà rẹ̀ ní senegal báyé ti rí lónìí àwọn alfáà ní tọ́ bá jẹ́rù yíun ẹjẹ́ ó jẹ́ pàwọn alfáà kí wọ́n kójọ kò ìpé ní wọ́n panupọ̀ lórí alfikhiya tí wọ́n torí ẹ̀dá lẹ́nu almajami'u alfiqhiyya wọ́n bẹ̀ maka almajma'u alfiqhi alislami in bẹ̀ jídá majma'u alfiqhi alislami wípé a gbogbo àpá àgbáyé tó nímà tọmọ tí ń wí ẹjá jọ fojú wò gbogbo kàtàwọn bàbá bọmbáàsí wàlè ahmada níbi ngbàta ti sọ̀rọ̀ wípé balkullu mawdi'in yusalla fihi yusamma masjida gbogbo bí èyàn bá ti kírùn ní masalasi wa aliya akhudhu hukma almasjid aliya akhudhu hukma almasjid tọrọ yẹ ká sọ débẹ̀ yálómi ọmọ sí gbọ́ lọ́bẹ̀ a ní gbogbo bí èyàn bá ti kírùn là ní gíní masjid ǹjẹ́ wá ti di pé gbogbo ìdájọ́ tàà máa fún mọ́sálásí láà bẹ́ẹ̀ là kò débẹ̀ ìyẹn ni pé àwa gbọ́dọ̀ pé iye ń yá kan bí a ṣùgbà bí a ilá bá bá ṣọ́ọ̀bù rẹ̀ yóò nà ẹni sí wájú ṣọ́ọ̀bù rẹ̀ yóò sì ṣe gíní yóò kírùn mẹ́ kí ya wá fẹ́ ta ṣọ́ọ̀bù rẹ̀ káwà pọ̀ fẹ́ ta lé ọlọ́run ah ilé ọlọ́run kọ fẹ́ ta o kí lọ fẹ́ ta ṣọ́ọ̀bù rẹ̀ ni o àwọn alfa àwọn ma sálàyé débẹ̀ èyàn mọ́kàn mú kankan jọ wà wúwọ́ ma jọ ma dáyérú lódòdó ogobi abá lè kírùn ní kíni masjid àmọ́ tí ń jẹ́ masjidu ní ta kàsọ́sọ̀ pé masalasi ni ilé àbá àmọ́ pẹ̀lú blọ́ọ̀kù àbá àfi páànù kọ àbá àfi ewé kọ kásá ti yí àyè kan pé ààyè ah, yí o ilé ìhùn ni Baitullah ilé ọlọ́run àmẹ́rí ìyá àbí bàbá náà tí ó na ẹni síwájú rẹ̀ tó kírun rẹ̀ jẹ́ẹ́jẹ́ kẹ́nìkan ọmọ gbé dájọ́ wá gbé wọ́n ní ogbe bí èyàn bá ti lè forí kàn ó ti di masalasi bẹ́ẹ̀ ni àmọ́ kò ní dájọ́ kíní kò ní dájọ́ masalasi òun lẹ́fẹ̀rí làwọn alfáà ma pé almusọ́lá laysa lahu hukm almasjid ibi masalasi fún ó lè wọ́bẹ̀ ọmọ bẹ̀bá láyè kan ní ibi iṣẹ́ yín èèbẹ̀ eh, ilẹ̀ ní wọ́n fún yín ní spéèsì kan láyè kan pé ẹ̀yin muslim bẹ̀bá fẹ́ máa kírun ẹ máa kí èyàn wá gbọ́dọ̀ sọ fún ìjọba ìjọba wá lóun fẹ́ lọ àyè wá pé ó lọ àyè ọlọ́run à ẹmẹ́jà tí ò lé ẹmẹ́jà the office sí ẹni wọn ni wọ́n yọ̀ǹda fún yín pé ẹ má kírun bẹ̀ kò túnmọ̀ pé yọ́ gba ìdájọ́ masalasi òun làwọn àfáà níbi tó bá jẹ́ mùsọ́lá kọ́dà bíyàn bá wọ́bẹ̀ kò nídi kó kí tàhíyàtú almasjid náà wàlì ahmad abisanadin jayyidin an إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجد رواه أبو حاتم في صحيحه نعم حديث إلي لا تدع صحاب لانلاني عبد الله ابن مسعود رضي الله تعالى عنه ولني النبي صلى الله عليه وسلم إن من شرار الناس inú àwọn èèyàn bú jù èèyàn bú ìyẹn ni pé a lè pé àwọn ọ̀tọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àwa tí ma wí nílẹ̀ Yorùbá tó ma ṣẹ̀rárù ní pé asáàrí pé eléyìí ó sì kọtọ ọlọ́run èèyàn bú ni ọ́ torí èèyàn bú nílẹ̀ Yorùbá ó lè mọ́mí ni pé kò sí lọ́run o bí ọba ti bù àwọn lówó èèyàn bú náà ni èèyàn bú ní ìtumọ̀ èèyàn bú kọ̀run nù ṣẹ̀ríà o èèyàn bú nù ṣẹ̀ríà ni pé ń kọ ti ọlọ́run ìnàmí ṣirọ́rí annasi man tó dẹ̀rẹ́kù ọmọ sáà wàhùn àhìyà nínú àwọn èèyàn bú lọ́dọ̀ ọlọ́run òun làwọn tí wọ́n wà láyé lẹ́lẹ́mí nígbàtálìkì á mọ́ dìde man tó dẹ̀rẹ́kù ọmọ sáà wàhùn àhìyà àwọn àlfáà sálàyé rẹ̀ púpọ̀ ká má bàá sí gbọ́ gbogbo ẹn tí ń bẹ láyé tí wọ́n fi fan fèrè pálìkì ya ma ya àdíìtì ní àwọn èèyàn bú ni àwọn kíni àwọn èèyàn bú fi hàn pé ní kéèyàn ó gbìyànjú kó tó dìgbà torí ẹlòmíì máa tanra rẹ̀ inú àwọn ẹ̀tàn wípé ti ma àwọn àlàmọ́ tó sáà gbogbo ránwọ̀n àwọn tó ń ṣe yìí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí gbúrò ipé àwọn àpẹẹrẹ ẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́ sáré mọ́ ṣètọ́ lọ́hun àdíri ní ẹ̀yìn tẹ́ kù láyé ń gbà àwọn èèyàn bú ni ẹni ọba dó dìgbà àwọn tó ẹgbẹ́ gbà àwọn ló tó fẹ́ mọ́ sí kíni radiyallahu ta'ala anhu tí tàbánu gbà wá látọ̀dọ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam ọlá annabi ni la tazalu ta'ifatun min ummati ala al-haqqi zahirin hatta taquma as-sa'ah pé àwọn kan ò ní yẹ wọn ò ní bó bójúlẹ̀ òkáyọ́ dàrú tó wọ́n wà lórí òdodo tọ́lọ́run àti tànẹ́bì náà ni títí tí ó fi di gíní fi tẹ́rù wọn náà ṣìráàrù làwọn náà àwọn ò lè jẹ́ ṣìráàrù yọ́wà ní dìkí ni mo fi ní eléyìí ò tí mí ní pé ẹyọ kan kú wọ́n tààrà ọjà àmì ọ̀kan aljamu'u àwùlà kí ni tún mẹ eléyìí kí sí ni tún mẹ eléyìí ibn battal lọ́pọ̀lọpọ̀ rahimahumullah al-imam ibn batali ni hadithi min shirari nasi man tudrikuhum sa'a huwa min qibali al-'am alladhi urida bihi al-khas min qibali al-'am alladhi aw min qabili al-'am alladhi urida bihi al-khas in benu sharia amthila rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ pé lábúdù mí ilé àpíà bígbà tí yọ jẹ́nẹ́rà bẹ́ẹ̀ ìtumà rẹ̀ ó sì wà kíni ó specific èsẹ gbogbogbò ni olùwàmbá ẹni àwọn alfáà ma ní àwọn àyà tí wọ́n ma lò àyà kò dámẹ́rú kúlàṣẹ́ yìí naam àbá abdullahi وأصبحوا لا يرى إلا وتدمر كل شيء تدمر كل شيء ما يبعد دولور إليه يزنبك ويقوك مساكين ناما àwọn lábùdó mi ń bẹ tí ó àpíà pé áàmù ni but really kíni fásù ọ̀nà tí alìmáàmù ibn batoli fi se jámù láàrin hadithi méjèèjì ní pé inna min shirori al-khalqi túnmẹ̀ ní pé èyí tí ó pọ̀ jù nínú àwọn èèyàn tí ó kù láyé nígbà ni ó èèyàn aláburú ni wọ́n ìnàmí ṣìrọ́rí alìkàlì ìkúnmà tí ta ni alìmámú ibn batolin rahimahullah but àwọn alfáà mi wọ́n ní kò rí bẹ́ẹ̀ pé àti imam ibn batoli wí ọjọ́ pé bẹ́ẹ̀ lórí nínú àwọn alfáwà tí ọ̀pẹ́ tí wọ́n túnmà rẹ̀ lọ́nà tí ó wà kílára òní ṣeékùnà Muhammad ibn Uthaymin rahimahullahu ta'ala wọ́n ní túnmà hadithi méjèèjì yìí tí ò fi ní lú contradictory la tazalu ta'ifatun min ummati ala zahirin hatta taquma as àwọn kan ò ní yẹ̀wọ̀n ní bò lórí dáadáa lórí òdodo lórí tọ́lọ̀ fẹ́ náà làwọn wà títí tí kí ni alkiyama ó fi dé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí fi rin lẹ́nu ṣẹ̀ríà pé àwọn nǹkan míì tó bá súnmọ́ nǹkan a máa pè ló kọ̀ǹkan ma qaraba shay'a u'tiya hukmu bí nǹkan bá súnmọ́ nǹkan a lọ́dún kú gíní ọdún kọlá àbókú ọjọ́ méjì torí pé tó bá súnmọ́ra wọn gbà mí ṣẹ̀rí àmà fún ní ìdájọ́ rẹ̀ bàbá nítúnmẹ̀ ni pé títí tí alkiyama ó fi súnmọ́ ìyẹn ni pé inda kiyami alamati sáà títí tí a fi máa rápẹẹrẹ torí ẹmọ̀ <laughs> كنا آية القرآن يقول لا ينفع نفسا إيمانها يوم هل ينظرون إلا يأتي يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا. النبي tulu' ash-shamsi min maghribiha ayal qur'ani fi rin le pé ọjọ́ kan bẹ́ tó pé bó bá pé yan gbọ́ gbogbo nti ànábì Ọlọ́hun wí aya qur'ani tí wọ́n ké fún ọ tó bá fi di jona bó bá ṣẹ̀ṣẹ̀ gbà fọ́lọ́hun jọ̀hún kò wúlò imani rí ò wúlò ma ànábì ní jọ́ gbogbo ilmul gaibi ò sí ó ti dẹ̀ ilmú almushahada imani tó sì wúlò ní gíní al'imanu bí bilghai ló fi jẹ́ pé ń gbàtọ́ ọlọ́run ó ròyìn àwa mùmìní ọlọ́run kó sì wá nù wọn nínú suratul baqara kí ló fi ròyìn mùmìní alladhina yu'minuna bil ghaib wí fún àmànà

fáídà ìmáni tó wúlò òun ní kíni àwọn tọ́lọ̀un ròyìn alladhina yu'minuna bil-ghayb torí náà bí bàbá ibn Uthaymeen rahimahullah bí a ti tú ní pé hadithu la tazalu ta'ifa ay wọ́n wà bẹ́ẹ̀ hatta táàfi máa rí kíni alamatu qiyami sáà tí sáà ó fi súnmọ́ wọ́n ní torí pé kíni hadithu min bẹ́ẹ̀ ó hadithu kan lọ pẹ̀lú tó clear rẹ̀ yanyan tá nẹ́bì sọ pé nínú alamẹ́tù sáà nínú àwọn tàbí mọ̀pẹ́lìkì ya mọ̀ dé òun ni ríhùn atẹ́gùn kan bẹ tọ́lọ́wọ́n ọ̀ràn sáyé gbogbo ẹn tó bá kù tí ń se láìláha ìlàlọ́ tó jẹ́ min ahli tawhid wa fi riwaya حتى لا يبقى على وجه الأرض, من يقول لا إله إلا الله pé ọlọ́run ọkàṣẹ́ gbogbo mọ̀mí ní gbogbo ọlọ́run gbọ́nlẹ̀ bálìkì a mọ̀ bá dé tán tí ò fi ní sẹ́kẹ́ nìkan lẹ̀ mọ́ tí ń se láà ìdáha tẹ́rí gbádì ìdí wá sí gbọ́yé báhùn mí ń ṣe rárí alìfàlìkì àwọn olówákú ẹ́ ṣe rárí àwọn èèyàn bú náà lókù ọ̀lẹ́rí pé ṣárùhù ti bàbá ibn Uthaymin táwọn náà gbà látọ̀lọ̀ àwọn alfa tí wọ́n sáwájú wọn òun lọ́wà aqrabu ila as-sawab wallahu ta'ala a'lam walladhina yattakhidhuna al-qubura masajid nínú àwọn èèyàn bú lọ́dọ̀ Ọlọ́run ìran kéjì òun làwọn wo àwọn tí ń sọ sàárè wallahu a'lam وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله وعليكم فهو له بكنا ترى عليكم كاتي عليكم كفى النبي صلى الله عليه وسلم الله وشيخ وقبع صاني أسلوري جزاكم الله خير الجزاء إليتي أبوينا قلوا جو قلوا àti ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so ní sókí díẹ̀ so agbà ìbéèrè bí méjì gẹ́bí ọjọ́ bí ó sì lọ àmọ́ ní yàyí náà ránú méjì náà so béèrè kan bẹ́m̀bì nípa hadith àfáwà amrùbnà asùn tí ẹ sọ fún wa tí ó lè bá nẹ́bí sallallahu alaihi wasallam pé ta ló nífẹ̀ẹ́ jù tá nẹ́bí sọ fún pé àwọn iṣẹ́ yìí tó nínú àwọn ọkùnrin kan tòun tó wọ́n fẹ́ fàyọ́ bí ní pé ìjọ tó bẹ́ẹ̀ náà tí lápèjú èsìn bẹ́ẹ̀ láwọn ọ̀rẹ́ dáadáa yóò rẹ mẹ́rin márùn ọ̀kan wá báyàn nú ẹ̀pẹ́ àtàlò ah, nífẹ̀ẹ́ jù náà ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì lábẹ́ bẹ́ẹ̀ náà tàbí láàrin àwọn ọmọ àwọn ọmọ fúra pé ah ṣe kálẹ̀ nífẹ̀ẹ́ sí jù wọ́n ní ṣírò ilé náà sí alèlò ọlọ́nkò ṣe ọmọdé zákùnlọ́kọ́ ìjẹsà alhamdulillah wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in ọlọ́wọ́ sanyílẹ̀ san rada ìbéèrè ìdá púpọ̀ tó rárá tí ń bà wá lẹ́rù nísìn náà nù pé ká ma extend ọ̀rọ̀ ànẹ́bì débi tí ó sọ dé ẹni ọwá béèrè béèrè yìí kọ̀fọ́ mọ́fà ànẹ́bì bẹ̀lẹ̀ yọ́ jẹyàwó annabi sallallahu alaihi wasallam òun ní wíwítà annabi wí fún yìí kò tó gbẹ́sẹ̀ lé léyìí tí yẹn bá rí pé ṣíṣe bẹ́ẹ̀ yọ́ tako ṣẹ̀ríà lọ́nà mi inú tí ń tako ṣẹ̀ríà ní pé léyìí tó hàn kéèyàn má ṣe déédé tó hàn láàrin àwọn ìyàwó rẹ̀ fi tọkàn rẹ̀ fi láàrin wa àti ọlọ́ àmì ìtóbìnrin kọ̀ọ̀kan ó rí ẹ́ a ọgbọ̀dọ̀ rí pé dédé ni wá lọ́dọ̀ ọkọ wa torí náà ní dáhùn sí bèèrè yìí bọ́bá ipọ́ kanú àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin <laughs> lọ́wọ́ lọ ọkọ rẹ̀ lẹ́nu gbọ́rọ̀ pé àbí ọ̀kanú àbí pé a ẹlágúntalẹ́jẹ́

Eh, àmọ́ déédé gbogbo tí ó bá yẹ déédé tí ó fi dàbí ìgbà tó pé ní à ń gbọ́lá fún obìnrin wa kan ju èkejì lọ ẹjá kájìnà sí àdíìdì yóò sì tọ́ka bẹ́ẹ̀ bìdẹ̀lìlì pé ẹni ọwá bá nẹ́bí kò síbi gagagẹ́ kan eh, ànẹ́bí nípa apá àfọmọ fún rẹ ni àbá ọtí ẹ̀wà jẹ́ ìyàwó òun làwọn alfáà nínú elmo solil fikri náà ni wọ́n a máa sọ fún wa pé kìyà sún ma alfáà rí kìyàsún ma'àlìfà bàbá fẹ́ fi nǹkan wé nǹkan ọgbọ̀dọ̀ sí gíní ọgbọ̀dọ̀ jọra wọn ọgbọ̀dọ̀ jẹ́ kìyàsún ma'àlìfà rí òun làwọn ilé ìbò àwọn àfá lukman àwọn a ní bóòlẹ́mọ́wí on all four language tí wọn lò palọ́gbọ̀dọ̀ wà on all four yẹni pé kẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọn jọra wọn eléyẹ ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin

amra bintu rawaha radiyallahu anha inú àwọn sahabi annabi wa muhammad sallallahu alaihi wasallam òun ni ya an-nu'man ibn al-bashir ǹjọ́ tí amra tó ti ọkọ rẹ̀ wí pé eh bashiru wa nu'man ọmọ òun ebele bun ni nǹkan Nu'man ìyá rẹ̀ Amra bintu Rawaha ní kèjì tó àbíkẹ́ jájọ dọ́dọ̀ Ànábì kó jẹ́rìí sí o sallallahu alayhi wa sallam pé àwọn ọmọ yókùngbà tí wọ́n wà pá àwọn jọ ní ní Bàṣírù náà ma lọ́rán òun náà ni ọya àṣẹ yìí ní kò lè òun àti ìyàwó wà áàdìlú bẹ́yìnà àwùláàdì ẹbẹ̀rù ọlọ́run o ara ti bẹ̀rù ọlọ́run gbọdọ̀ sí lára yín ni pé àdìlú bẹ́yìnà àwùláàdì ẹsẹ̀ dédé láàrin àwọn ọmọ yín o ẹ gbọdọ̀ fẹ́ràn ọmọ kan jù kan lọ kọ́dà bí ń bẹ lọ́kàn yín ọkàn àwọ̀ lágbára rẹ̀ àmẹ́yì tí wo ṣe gíní in tí ó fi hàn òun ló lè kọ̀ntró ọ̀gbọ́dọ̀ fìfẹ́ hàn sọmọ kan ju ọmọ kejì lọ pẹ̀lú ẹ̀bùn ni pẹ̀lú ọ̀rọ̀ ni pẹ̀lú mímúlò dé ní pẹ̀lú ríra nǹkan fún ni ọ gbọ́dọ̀ jẹ́ kí ọmọ kan rí pé ní àà èmi lójú dádì àbí èmi lójú mọ́mí kọ̀dá ò kọ́dà nù ríwáyà mi wọ́là nẹ́bí lé nọ̀mọ́nù àti amúra pé aṣídú aléyìí gẹ́ìrì ẹ lọ́wẹ́ ni jọba yín jẹ́rì eléyìí wà ní ilá aṣíadù alẹ́lẹ́jọ́ jẹ́rì ó ti fi hàn pé ní kọ̀ dáa ni torí náà bọ́bá ipé tàwọn ọmọ ni kẹ́yàn jẹ kọmọ̀wùlẹ̀ kọmọ̀wùlẹ̀ táwọn obìnrin bá wà lókè ẹgbẹ̀rẹ̀ lọ́wọ́ tí wọ́n náà náà bóyá wọn gbọ́ ogun tàn wí ni نعم نعم ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tàbá fẹ́ kírùn bẹ́yà mọ́sálásí tẹ́yàn bá ti ìdérí kárí pé ọ̀pọ̀lọpọ̀ kàn sáré bẹ́ndì wọ́n kàn tẹ̀gbẹ́ bínkàn so wọ́n ẹlòmí o pé bọ́yá tóun bá ti wo oòrùn ìgbàmí sí ní oòrùn wà tóun bá ti wo bí tí oòrùn ti jáde bẹ́yà láàárọ̀ so ìgbàmí sí ní oòrùn a máa bọ́ ní ẹgbẹ́ mi ìgbàmí yọ wà lẹ́gbẹ́ mi bó láti mọ irú kan báyìí ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ nípa tábà ń kírun lọ yóò bá gan léyìn jẹ méjì ní àbí bóyá máa jẹ méjì mọ́sídì wọn mọ́rù yé lórí àsìkò ẹgbẹ́ lómi ní àlàyé sọ́wọ́n alẹ́ ẹ̀rọ dáwọn kọ̀ọ̀kan ní àbí ẹ́ àbá máa ń gbà papọ̀ ọ̀rẹ́ béèrè jí ká dáwọn méjèèjì ẹ̀dàkùn ní àpèjúwe ní new site tó bá gbé mọ́sálásí kalẹ̀ láníyàn pé mọ́sálásí ni àmọ́ ìrun àsùbá nìkan ni mọ́ ń wáyé bẹ́ẹ̀ débi pé ní tó bá jẹ́ pé weekend tí ìyànjẹ́ lọ bí iṣẹ́ gan tí ìyàn bá sì gbìyànjú ẹni tó nílé gan tó bá wà nílé tó gbé mọ́sáàsì ká ní àáfàá ẹ̀mọ́ kírun lọ tó jẹ́ pé lálẹ́ náà ìrùn ní wáyé bẹ́ẹ̀ tí ìyàn lè gbé ìdájọ́ mọ́sáàsì lórí irú bíbẹ̀ bí àbíyàn sọ pé mùsọ́là ni kí ọmọ kírun ní ìbomi tó bá jìnnà tó bá jẹ́ mọ́sáàsì. wípé ó ní mọ́sáàsì ni. ẹ bọ̀ ní weekend ńkọ́. wọ́n sì ń kí jàmá ń bẹ́ alhamdulillah ìbéèrè tàyàfà malam yunus nípa ọ̀rọ̀ kíbílà bí pé generally mo ti wí ń bí repeatedly gbogbo nigeria yẹnyẹn wherever tíyàn bá wà nigeria ó wà ní sàlẹ̀ ní ó wà lókè ní ó wà ní bí oòrùn tí ń yọ ní ó wà tí ń wọ̀ ní pẹ̀lú màjìnlẹ̀ pẹ̀lú research ní ọ́ndà sultanil muslimin ẹni ojú lórí gbogbo Nigeria eh, eh, Sa'ad Abubakar ní Sokoto abidọ̀lọ́wọ́ wọ́n ṣe gbìyànjú wọ́n constitute committee committee yìí ọláwọn experts àwọn engineers ọláwọn àfáà náà wọ́n kálukú sì ṣe sẹ́tọ̀ àpá tí ẹ̀ tẹ̀mínà láǹfà ní àti ìwà nínú committee gbà wọ́n ṣe àwọn tó jẹ́ engineers jẹ́ ó yé wa pé kò síbi èèyàn wà ní Nigeria. tí kíbílà wá lọ straight níbi tó oòrùn ti ń yọ bá a ṣe ń ṣe yìí ni wọ́n ní gbogbo kíbílà wá rí Nàìjíríà ó ṣe kíni ó yẹ díẹ̀ sí ẹ̀gbẹ́ àlàáfíà anywhere èèyàn bá wà ní Nàìjíríà gbogbo ẹ̀ ni wọ́n ṣe wádìí under Dr. Eh, Wali something ní Kano àwọn ni chairman ọmọ ìyáwá dáadáa kan gbàgbókọ̀ rẹ̀ ọmọ s general kan ni òun náà wà very active ń bẹ̀ ọlọ́dà bí pa fún sultan lórí gbogbo ọ̀rọ̀ oṣù lórí gbogbo ọ̀rọ̀ ọ̀kàbáyì ní kúkúrú eléyìí àwọn alfáà kọ́ dá sí kò sì ní ìdí káàfọ́ dá sí yíò ọ̀rọ̀ kíbùlà ọ̀tí kan àfá ẹnjìníà ni ọ̀rọ̀ kíbùlà kọ́kọ́ kan in tí tààfọ́ wí ni pé kọjú sí kàábà níbo wá ń kàábà wá ta bẹba fẹ́ kọ́ mọ́sálásí ẹ̀wà ẹnjìníà gidi gbogbo ẹ̀ ti rọrùn nísìn wọ́n pè kí nìkan ní gbogbo earth àbí àìmọye nǹkan nísìn ni wọ́n fi mọ̀ pé bó ti rí gan ni bọ̀délé ìtààfin ní máa dàmú ara wa wọ́n ti se wàhálà òun kalẹ̀ kò síbì kan nàìjíríà àfikò ìpẹ́lẹ̀ ọlọ́run ti wá sànú wa nú ìsìláàmù annabi sọ̀rọ̀lọ́sọ́làm ti sọ ìgbà téèyàn tó lè yíjú kó ń kíbùlà yẹnyẹn òun ìgbà tó bá tó yí pẹ̀lú kíni 180 degrees 180 watt degrees ó dìgbà téèyàn bá tó yí báhùn yẹnyẹn ló tó kú ní kíbùlà àmì tí ọba mọ̀ dìgírí kan lọ́yẹ kó yí oyí méjì méjì lọ́yẹ kó yí oyí mẹ́fà ọ̀bàrún rẹ jẹ́ kọ́lẹ̀ nàbí yóò sọ̀lọ́lọ́wọ́ wasallam alqiblatu ma bayna almashriqi wal maghrib alqiblatu ma bayna almashriqi wa al maghrib tí ń jẹ́ kíbílà òun ní tí ń bẹ láàrin bùyọ oòrùn àti bùwọ oòrùn ẹ̀rákùn kíbílà bó là nẹ́bí ń wí jọ náà ẹ́ mọ́ ni ẹ́ àwọn ará tọ́rọ kan nù yí tí ma wá bí tẹ́lẹ̀ àdáwò lọ ń lọ pàrọ mẹ́mi ó ní bí mo ti tú fáwọn tẹ́lẹ̀ kan gbò tún wá yá ìmì tún wá ń pé ọ̀rọ̀ mẹ̀dínà ni wọ́n wí mo ní pọ́wàá kí mo sì wí ọlọ́run má sí kò wá nìsìn bí n bá sì tú fún yí tẹ́lẹ̀ <laughs> ni mo fi ní ẹ wí èmi ara Madina oni tí ń bẹ láàrin ibùyọ oòrùn ànábí o si wá gé gbogbo kíbùlà láàrin ibùyọ oòrùn àti ibùwọ̀ sí ayé ojú kan gbogbo ayé wà ní adáhùlọ́hù ta'ala adáhùlọ́ kápadà sí eyi ìtànsọ̀ torí náà èyí ń ló já ah, for years kébìlà ara Madina exactly bá nẹ́bi ti júwe rẹ̀ nù láàrin east and west ni wọ́n kọjú sí dòní àwọn alfáà wá nítúnmẹ́ ni pé a ah, bíyàn bá ti jìnà sí Maka ó lè mọ́ lè accurately kọkọjú sí Kaaba gangan Kaaba là ń wá lóòtọ́ àmọ́ ó bá ṣe díẹ̀ ó ṣe díẹ̀ ah, wọ́n ní tó bá sáti wà láàrin ebí yà nẹ́bì ló ní bẹ́yìnà àfi tó bá tó kúò ní bẹ́yìnà yìí ìyẹn ni pé tó jáde kúò ọwá ọdàgbà mẹ́síríkù àbọ́dàgbà magribu lára abo lára Madina ẹni ọba sì jára abo mìíràn ìwọ́n náà wòrú dìgírì yẹn ni dìgírì sí tara Madina bẹ́yìnà kíni bẹ́yìnà west and south ibùnkálukú ṣe geography léwé tìlú tí ẹ lè jẹ́ bẹ́yìnà north and south tìlú tí ẹ lè jẹ́ bẹ́yìnà northwest àti kíni bó ti rí nù ẹjá gbọ́ ẹjá gbọ́rọ̀ ànẹ́bì yìí sallallahu alayhi wa sallam lópin ìgbà tí èyàn bá tí yí jáde and that degree ṣe 180 ní àbí 90 is 180 180 degrees ní bẹ láàrin west and south ó díjọ́ tó bá tó yíyan yẹn kò ń bẹ̀rùn rẹ̀ bàjẹ́ eléyìí ni jùmúhúrù àwọn àlfà illa al-imam Shafi'i illa al-imam ṣáfẹ̀yí torí mọ́dá àbí ṣáfẹ̀yí ni pé àfikọ́ kọjú sí àyínú alkaaba àmẹ́ ìtọ́ lẹ́rí pẹ̀lú alkùnránì ni pé wàháìtù ma ṣàtọrọhù ayé jíhàtà alkaaba ọ̀nà kaaba àwọn alfáà lẹ́ni tí dandan kọ́ kọjú sí àyínú kaaba lẹ́ni tí ń bẹ́ ń wọ́n gbọ́dọ̀ máa pé 180 degree ọwá fi kàábà lẹ́ o pé wọ́n ní 180 degree ọ̀tara rẹ̀ ni o òun wo kàábà báyìí wọ́n ní ẹni máa ń wo kàábà báyìí gbọ́dọ̀ kọjú sí òun lẹ́ẹ̀fì rí ara tẹ́ẹ̀fì gbádì sí tí mo tú o láì mi ò tú bá mi rí gbẹ̀ntín sí wí nǹkan mi yọ pàdé òun àtọlọ́run rẹ̀ bíyàn bá dé kàábà ọ̀nà mélòó wọn kọjú sí ẹ̀nà bá ti lọ mọ́kà ọ̀nà mélòó ọ̀nà mẹ́rin kíbílà ara mọ́kà ní kàábẹ̀ ní wà ní mọ́sálásí ọ̀nà mélòó kíbílà wọn ọ̀nà mẹ́rin tọ̀ sí àwọn ẹni bí ọba gẹ́gẹ́ ìdẹ̀lú mọ́sílù alìmọ́gírìbì sí ìrùn wọn ọ̀bàjẹ́ àwọn ti àyínkọ́ sí ìrùn wọn ní wọgbó kíbílà mọ̀dínà ni ànẹ́bì ń wí sọ́lọ̀lọ́ Eh, bó ti rínú ní Nàìjíríà ta wà yìí wọ́n ní gbogbo kíbùlà wá yẹ̀ díẹ̀ eh, kọ́dà wọ́n jí ó yé wa ká mọ́ mọ́ kí ma àwọn ará jọun bí wọ́n bá ké sáyẹ́nsì wọ́n ké nǹkan mi wọ́n ṣe research to the extent pé mọ́sálásí sultanu tó wà ń Sókótó nínú very few mọ́sálásí díẹ̀ tó pé directly lọ́nà Kaaba lọ́wà ọjẹ́ kan bẹ́ẹ̀ láti jọ wọn ti kọ bóyá more than 100 years ago torí wọ́n ní wọ́n bí wọ́n kébò ní wọ́n ti mọ̀ wọ́n ní wọ́n máa ń wo ìràwọ̀ kan ìràwọ̀ kan bẹ ibi tó bá ti jáde ọ̀kan kọ́nà kàábà ní ẹbí mà ní ọlọ́run lè fi màmà wọn náà <laughs> torí náà kí wọ́n má bojú kéré wọn pé wọn ké sáyẹ́ǹsì wọ́n ké sáyẹ́ǹsì lọ́nà ìbòmí wà láì wọ́n identify àwọn mọ́sálásí díẹ̀ wọn ọ̀pọ̀ gbogbo Nàìjíríà tó ṣe pé wọn ò yẹ báyìí wọn ò yẹ báyìí ọ̀kankan bí tí ó yẹ kí kébùlọ̀ àmọ́ more than 98% mọ́sálásí ìbẹ̀wò ní Nàìjíríà yìí ibi tí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí kọjúkọ assumption wọ́n gbà ní pé bí òòrùn ti ń yọ ibi tí òòrùn ti ń yọ lọ́jọ́ jẹ́ gbọ́pọ̀lọpọ̀ mọ́sálásí wa eh, east ni ọkọ̀jú sí ìtẹ́kàn wá ṣe bá ti ṣe ń rú mọ́sálásí wa yìí bẹ bá fẹ́ ṣe táìsì rẹ̀ ẹni wọ́n ẹrí bá ti ṣe yìí ó ti kàròyé bá ti wọ́ táìsì ẹni tó wọn náà bá dún bá ìjọ wà dún yẹrẹ kó lórí láì táìsì ẹmọ̀kún lọ́mọ́ ẹ̀yìn ti gbìyànjú tí ó ti dábáhùn yíyẹ̀ díẹ̀ díẹ̀ insha Allah ọba ẹ̀wọ̀n wà jẹ́ sí àbótúnkù ìrìnà bó ti jẹ́nu eléyìí mi ìmọ́mù ọ̀tọ́nù àwọn tí ń bẹ láyé ó dò ó sàgbẹ̀dẹ̀ ẹwà wò pé talọ́mọ tí ń se inú ẹ̀yìn méjèèjì torí ọgbọ̀dọ̀ jẹ́ kan ìmọ̀ ìmọ̀mù ni ọmọ tí ń se ní àbẹ́yìn tẹ́m̀bẹ̀ lẹ́yìn èyí wọn ọ̀dá ó sì kọmọ̀ láwọn mọ́sálásí mi bí ìmọ̀mù bá ti tọ́nù ẹ̀yìn náà tọ́nù pẹ̀lú ẹ̀ mọ́sálásí tí wọ́n bá sì ní gbọ̀ngẹ̀dẹ́nà làwọn máa kọjú ẹ̀sẹ̀ wà sí fún wọn àmọ́kọ̀ wọ́n lè gba ẹ̀ṣẹ̀ wọn lọ́nà ẹbòmí pé wọ́n káàdì ìsì fún àwọn ọ̀gbá ó àmọ́tọ̀ ni ẹ̀ṣẹ̀ ọ̀tọ̀ ni validity ìbáadà ọ̀dọ́ra wọn sihhatul ìbáadà ó yàtọ̀ fún kékíní ya'thamu aw la ya'tham ìtumọ̀ pé ẹ̀sìn rẹ̀ yìí sọ̀híà ni pé la tajibu zakatọ̀ yọ yìí sọ̀híyà látẹ́jìbùn àlẹ́ìká onítun yọ ah, àwẹ̀tọ́ gbà yìí sọ̀híhù látẹ́jìbùn àlẹ́ìká àmẹ́jà àfá ní ọlọ́run ọgbà kọ̀ọ̀kan àfá àbọ́lọ́run bá gbà bí ọ̀bá gbà torí tẹ́lòmí ọmọ̀nù ó lè wà sọ̀híyà kọmọ wà mọ̀kúbúlà lọ́dọ́ọlọ́ àmọ́ gẹ́gẹ́ bí fátíwà àtàfà nígbà mọ́ wọn ìrùn rẹ̀ yìí ọbọ́ síbi tí sọ̀híyà ayé látẹ́jìbùn àlẹ́ìká a mọ́ ọlọ́run ọgbà yóò fún ládá kò ní fún ọ yóò fún ọ pé yọ yọ kú ọ gbẹ̀sẹ̀ ò ní gbẹ̀sẹ̀ ọ̀dọ́lọ́run lélẹ́yìn wa mọ̀rọ̀póyé torínà ẹsẹ̀ wà sí fún agídí ọ̀ta gbogbo tó bá kú ẹni ní gbogbo nàìjíríà mo wí kìí sọ̀rọ̀ committee pẹ̀lú former vice chancellor wa professor olóyèdè as secretary supreme council wọ́n sì pé gbogbo àfá nàìjíríà kọ́nà fún bídíà náà mẹ́mẹ́ gbogbo náà pé pé torí látorí mọ́sálásí àbújá wọ́n ti bẹ̀rẹ̀ national mosque wípé káyànjú ẹ̀ sí káwó mọ́sálásí ní àbíkọ́ wà ń bẹ̀bẹ̀ torí wọ́n lóhun náà kọjú sí ibi tó ń di tọ́pọ̀lọpọ̀ mọ́sálásí nàìjíríà kọjú sí lòun náà kọjú sí bọ̀tíntán yẹ bí wọ́n ti mi wọ́n sì yà wọ́n mọ́ kọ́dá ń gbà tí ọ̀ táwọn kan lọ́rùn pẹ̀lú maka èsì kan náà ló tó dé látọ̀dọ̀ sí maka gbé ìdáwà bá yí wíhun náà ní ìlọ̀nà torí náà tí ó tó nkaka ẹmọ́jà máa fà á ọ̀dá bàbá lè ṣe báyìí àwọn tó wá lagidi àwọn ọmọ ẹsẹ̀ ọ̀tọ̀ márùn bàjẹ́ àbí ọ bàjẹ́ ma bayna al-mashriqi wal-maghrib wallahu a'lam àhá pé sáàfún ní ìdájọ́ mọ́sálásí ìtàfà wí yìí ó lè strange ń bí lọ́pọ̀lọpọ̀ ló ayé bó ti dànù ní outside Nigeria kọ́dà nílẹ̀ lárúbáwá àsùbá náà lókútà <laughs> ní jàmá àṣùbá ló àbílẹ̀kó ẹlẹ́kó àrí èkó ní ìsá náà ló kú ó gbò yóò ó di ago mẹ́wàá alẹ́ ó di torí yíwọ̀n pé kọ́ mọ́ jẹ masalasi má ó ti yé bá ní àbá ti ní masalasi ni ìbí ẹ̀sì ti wọn àyè ẹ̀kọ́ àbẹ́fin kankan mọ́ àbẹ́ mọ́ ẹ̀tọ́ masalasi ni ìdájọ́ masalasi náà fásọ̀ tánà ni wọ́n ń bá ń bẹ́ jọ ojúmọ́ condition bá ti báyé dà lónìí lọ́fà ìdẹ̀ wíhùn and it's not peculiar to ọ̀dọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ti òjìdì lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ mọ́mù náà mọ́mù náà lọ bí iṣẹ́ látàárọ̀ ó di rago <laughs> mẹ́sàn alé ó tó dé ọlọ́gbọ́n mẹ́sà sàánú gbogbo aláyé ta kóra ni tẹ́yìn ọmọ dọ́gbọ́n ma kìrìẹ́tì ọ̀nà alìkìyàmà ká má jẹ́ rúrú fúgbà ti bára wa kò já gbàgbé ọ̀run ò náà ọjọ́ ti lọ ọjọ́ pé ọjọ́jì ni àwọn obìnrin yìí wọ́n ní ẹni tí ó tajà fún yàn àtẹntúrà bọ̀tí ngbà tí mo ra ọjà yẹn wọ́n ní yín kò fún yín ní stanley mo ṣe rajà yẹn owó ọ̀bẹ̀ but mo ní ah, ọjà tó tà fún mi yóò fẹ́ di oṣù tí ń bọ̀ kí n tó rí owó òun náà wọ́n ní ah, sórí bẹ́ẹ̀ náà nígbà mo ní tà fún ní naira yóò fẹ́ dàbí yín fẹ́ change wọ́n ní ojú òní islam fi wo ilé eh, ojú òní islam fi wo ilé ojú tí islam fi wo ní pé kọ̀dá ní bí wọ́n ti wíyé o ẹ ti tajà ẹ́ níye kan ẹ ti sí ilé contract nù ìjábú wọ́lkóbù torí pé in ti ń jẹ́ pé mọ́ tajà mọ́ rajà nù sẹ̀ríà méjì kọ́dà àti sanwó àti ìsanwó sínú ẹ̀ dị dìfà owó àtajà àwìn àrajà àwìn àbíbẹ̀ẹ̀kọ́ àmọ́ tí ń jẹ́ pé mo ti tajà mo ti rajà ní pé mo tà fún ọ ẹ̀mí gbà mọ́ra nígbè ti parí hùn tẹ́yàn wá pé á nígbàtẹ́wà lẹ́ o <laughs> tẹ́mọ́ tí ò jọ dá ló nídi wò nù ìyá yìí ti tajà fún ìyá ìyá yìí bàbá ìtajà fún ìyá yìí kí lẹ̀ tọ́ tí àfáà ní lọ́dọ̀ ẹni ọta nǹkan fún kí lẹ̀ tọ́ yẹn mọ́ owó ni àbọ́já ẹ̀sọ́ sókè owó ni mẹ́yàn bá ta tíọ́rà yìí bá ta tíọ́rà yìí fún ìmọ̀mù ní ìmọ̀mù sí <laughs> àwọn alfáà ní mẹ́nà lùkúd nínú àwọn kọ́ntrakti alẹ́tí tẹ́lìzẹ̀mù tọ̀ràfẹ́ tẹ́lìzámú tó yí pé ọwà binding lórí parties méjèèjì òun ni àgbẹ̀yùn ọjà títà bàbá ti ta nǹkan ó ti di binding contract kọ́nà bí n bá gbàdà àrùgbá ah, ìmọ́mù mọ́rùgbé mo ní kọ́pì méjì ni o kọ́pì gan iná ìdí mo ní mọ́ tà yí ń lè ta mọ́ o ìyí se gíní ìyí bẹ ìmọ́mù ni ìkọ́lá wọn ń pè yí ń gbé ẹdágun ẹyọ̀ndà rẹ̀ fún mi àmọ́ ẹ bá ń gbé kò sí bá ń gbé mẹ́ o ìmọ́mù náà sì lè gbé ẹlọ fún ẹni ràmọ́ ìràmọ́ sí nù lẹ́yìn ìjábú wá alkùnrin torí náà bẹ́yìn náà ti dáhùn tí ń jẹ́ ṣẹ̀rí ànà kí ló kù lọ́rùn ẹni ọrajà owó ni àgbọ́já èló ni ó di kínú ó di kíní gbèsè nù mo ti sọ fún yín bí ìpẹ́ ń jẹ́ dáìnù nù ṣẹ̀rí àbíbì kí mo ti wí fún yín mo ní kèé se gbé ọya lówó nìkan kọ́dà bí yẹn bá ra jà tí ò tí ìsanwó rẹ̀ kí ni ṣẹ̀rí à pé kódò òun gan ni a yà wà ìdátàdà ya ń tún bè dẹ́yìn ìdá ajalè musa ìtúnmọ̀ dẹ́yìnà in particular ń bẹ̀yẹn ni ẹ̀ta nǹkan fúnra yín kè ìsanwó on credit now nígbàtí ó ti jẹ pé 2 naira ní ń bẹ lọ́rùn eh, àfá eh, ó sì ti di gíní gbèsè àfáwà lọ́dẹ̀yìn oṣù kan tó sán àwọn ni ó di 5 lọ interest dénú kí ló dénú interest dénú pẹ̀tọ̀ ń gbà mú tí wá yá ọ tí ó ní 2 naira mi lọ́rùn tó sì lè mú wá nísìn bọ́ bá di ìgbà tó mú àwọn yọ́pọ̀ mọ́ orin ọgbọ̀n haramu ni àmọ́ yàtọ̀ fún pé ọjà mi ní ẹni ọba lówó nísìn 3 naira ni àmẹ́ni tó bá ní òun ma san díẹ̀ díẹ̀ ní o 5 naira ni sẹmọ̀kí kò tí sí bẹ́yù kò sí ìjábù kò sí kọ̀bùl ìwọ́lọ́wà mú kan nínú kíni ẹnu méjèèjì lọ́dọ̀ jùmúrù àwọn àlfà ní àwọn àlfà tó sàlàyé rẹ̀ púpọ̀ níjọun àti lónìí alimami ibn qayyim wa ghayru wọ́n sàlàyé rẹ̀ pọ̀ al'imam eh, al-qasim ibn saddam abu ubaid fi kitabil amwal àtàwọn alfa min al-mu'asirin àwọn professor rafiq yunus al-masri eh, professor nazi ibn hamad gbogbo àwọn ilé wọn sàlàyé ìyàtọ̀ àìdàpọ̀ ní tó bá ti wà lọ́rùn èèyàn bọ́bá wá fi lé kí lọ ń gbà ní ọ̀gbà rìbánu àmìyàn lè pé ọjà mi ní tí mo fẹ́ tà ní lọ́wọ́lọ́wọ́ báyìí iye báyìí ọba mọ̀ pé díẹ̀ díẹ̀ ni ọ ma san iye báyìí wá mú kàn bẹ̀ ọba pé mú bẹ̀ ni ọba mú tó ní san díẹ̀ díẹ̀ 5 ni ọ̀sán ọba sì mú ní san nísìn 2 naira 2 naira wọn gbọ́dọ̀ wá di 5 naira ẹni tó lóun ọmọ san díẹ̀ díẹ̀ lóṣù mẹ́fà kí ọ san 5 naira bọ́bá dóṣù mẹ́fà jí ò rí san kọ́ naira ẹ̀yà wọ́nà míì ni ọgbọ́dọ̀ dí gíní kọ́nà gọ̀gọ́dọ̀ dí 5.1 naira tí ń jẹ́ àláàrí àti ìrìnà kò jẹ́ àfá ìbẹ̀rẹ̀ yínkọ mọ́ pọ̀ zakunlọ khaira um, nígbà tí ẹ ń ṣàlàyé ọ̀rọ̀ lẹ́lẹ̀kan nínú àlàyé tí ẹ ṣàlàyé nípa alkhulla pé darajatun fawqal mahabba na'am darajatun fawqal mahabba na'am na'am pẹ̀lú àlàyé àtàwọn tẹ́tù fi tẹ̀lé nínú ọ̀rọ̀ ṣé ó lẹ́tọ̀ fún wa láti sọmọ ní Khalilullah Khalilullah pé ká sọmọ bẹ́ẹ̀ kíyàn sọmọ ní Khalilullah barakallahu fi ìbéèrè dáadáa ni kíyàn ó jìnà sí kíyàn ó ṣe kíni ó jìnà sí ọgbẹ̀n tí ń jẹ́ Khalilu torí pé àdíìsì ní Ànábì ní law kuntu muttakhidan من أمتي لاتخذت أبا بكر فإن الله قد اتخذني خليلا كما اتخذ إبراهيم torí náà nínú hadithi yóò fi hàn pé khalilu mélòó lọ́lọ́ nínú gbogbo èèyàn méjì torí náà ẹ má fi kún ẹ má ṣegíní ẹ má fi kún bó ti jẹ́nu ẹlòmí Ibrahim wọ́n sọ átùn agbé khalilu ẹ má pè ní Ibrahim rẹ̀ آه، يوم أسلام والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه